Akí ọlọ́run, akí ọlọ́run, àtìtọ̀rọ̀ kí àti ìjẹ̀bọ̀ ń sí ọlọ́run anẹ́bùwà Muhammad ẹni tó jẹ́ olórí wa afẹ́nimọ̀nà wa lọ́bí ìmọ́lẹ̀ Islam ìmọ́lẹ̀ Al-Qur'an Ramadan wa àti bá mẹ́wàá tàkọ́kọ́ àti ìrìnlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run sáfẹ́ àánú ẹ̀ bá wà lò ọlọ́run kìkẹ́ rẹ̀ bá wà lò ọlọ́run pàlbárkà rẹ̀ bá wà gbogbo tí wọ́n ṣẹlẹ̀ nínú ramadana àkọ́kọ́ wọ́n ní gòfàránù ní ìdáríjì ni mẹ́wàá takọ́kọ́ ramadana orí ìdí ní ọlọ́run ti bẹ́ẹ̀ fún wa mẹ́wàá tààrin ramadana ní ọlọ́mọ́ta bí kí a وتقبل رمضان أفضل Ọba kẹwàá níbẹ̀ kò sì tún bẹ̀wàá, kọ́sànú wa níbẹ̀ ó sì tún jẹwà ọ̀rọ̀ ìwà sáàlì jẹ́nà ilé òní ìdẹ̀ra ìwà sáàlì jẹ́nà rẹ ilé òní ìdẹ̀ra mẹ́wàá tàbátà ọ̀rọ̀ mẹ́wàá níbẹ̀ kò sí tún jẹwàá Ọmọ kẹwàá ní ìbẹ̀rẹ̀ kò sí tún jẹwàá. Ìmọ̀nà wa ti sábá. Pẹ̀lú gbàgbọ́ àti àfọkàn tí kọ́lọ́ tí ó sanwó lẹ́san. Gbogbo aláwò máa tàkàtẹ́ máa rí rẹ̀ mìí ẹ̀jẹ̀ tó tẹ́ kí Ramadanu tó dé ọlọ́run sí gbà ọlọ́run orí ẹ̀ṣẹ̀ náà jì í. Man sama Ramadana naharahu wa qama layalihi. Ẹni bí ẹ tó bá gba àwẹ̀ lọ́sàn Ramadana tó tún wá dìde lóru tó tún yẹ náfílà ń bẹ́. Ọ̀dọ̀ta ń lè wọ́jì ìlọ́. Fi ń ṣe Ọlọ́mọ́sá ti bẹ́ fún wa ohun. Àmín. Ọlọ́mọ́sá ti bẹ́ fún wa. Ọyọ́ ni ní oṣù méjì lára yìí. Ọkàlá. Ọkàlá. Ojú nǹkan mi nì. Ẹ́. Ìjọba ìjá nírọ̀rùn. Ọlọ́mọ́sá fún àti nírọ̀rùn. Ó sì yọ́nú sí. Ìjọba bí ilé rẹ̀ pé àwẹ́ ń bò yí, àbí ògbò yí, kílẹ̀ wí. Ọjọ́ ọjọ́ sínú wa. Ní àbá láwẹ̀ ògbò ohun ládàrí ní tó kan. Ní àbá láwẹ̀ ògbò ohun ládàrí ní tó kan. Àwẹ̀ ìgbò mi ó, ìgbò mi ó, ọmọ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Àwọn ẹ̀nà gbó <laughs> Ọba kẹwàá níbẹ̀ kó sì tún kẹwàá ọba kẹwàá níbẹ̀ kó sì tún kẹwàá bá fẹ́ wà nílẹ̀ òtítọ́ mẹ́wàá. Ànà ànà ìrìn wa lérí díẹ̀, Bòlíká lè rí nǹkan kí nínú Ramadana tí ó tó tán. Ìbẹ̀rẹ̀ súrà la wà láti jọ yìí, Bismillahirrahmanirrahim. Àwọn ọmọdé láti láti àìkọ́ Bismillahirrahmanirrahim. زينا السماء الدنيا بزينة للكواكب إنا زينا السماء الدنيا بزينة للكواكب إنا زينا السماء الدنيا بزينة للكواكب وإغرام من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى يقذفون من كل جانب دبرا ولهم عذاب واصب إلا نسف الغشفة فأصبعوا شهاب مساكت فاستبتهم أهو نتعد خلقا ممن خلقنا إنا خلقناهم من فين لابد وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستذكرون وقالوا إن هذا إلا سحر مبين أئذا متنا وكنا ترابا وعظاما لعنا لمبعوثون أو آباؤنا الأولون كل نعم وأنتم داخلون إنما هي شجرة واجدة بيضاء ينسرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفضل الذي كنتم به تكذبون اهشروا الذين ظلموا وأفواجهم وما كانوا يعبدون ما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم وكفوا إلى أمة أولوها لكم لا متناصرين بل هم اليوم مستسلمون وأقبل بعضهم ولا بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا لم تكونوا مؤمنين وما كان وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين وحق علينا لقول ربنا إنا لفائقون فأغويناه mọ́nà wá, ọlọ́mọ́dà wá nù, ọlọ́mọ́jẹ́ àjùnù, mọ́jẹ́ àti ṣẹ̀gbé, ìdábá sì tẹ ọlọ́run kọ́ wa máa sí. Al-Qur'an ń sọ fún wa lọ́rọ̀ Suratu Saffat, pàtà àwọn àjẹnú tó ti wọ́n lè ti tẹ̀lé tó ń sẹ́lá Muhammadu. Ọlọ́run sọ fún wọn wípé, láàáyẹ́ sàmàúnà إنا بينا السماء الدنيا بزينة الغواكب لكل كل جاكي ومكيو كراء مثلا لبكي بزينة الغواكب kí zínátì yẹn kọ́ gba tẹ̀lẹ̀wìn. zínátì yẹn bọ́ tọ́ tẹ̀lẹ̀wìn. ọ̀sẹ̀lẹ̀ méjì ń sálẹ̀. ọ̀sẹ̀lẹ̀ méjì ń sálẹ̀. zínátì ń nẹ̀lẹ̀kà wá síbì kọgbà tẹ̀lúwìnù. Ó tún bá tẹ̀lúwìnù. Tọ́gbà gbà tẹ̀lúwìnù bẹ́ẹ̀. Tọ́gbà gbà tẹ̀lúwìnù bẹ́ẹ̀. Ìrá àta àfaramọ́ni. Ìrá àta àfaramọ́ni. Ọ̀dà bẹ́ẹ̀. Ọ̀dà bẹ́ẹ̀. Ọlọ́run ṣe sọ́nà ayé lẹ́sọ̀ọ́. Bí sínà tẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ńláńlá kan alẹ́kàwá kíbi tí tẹ̀lúwìnù ọmọ jẹ́ tẹ̀lúwìnù nàwọ̀nyíyà. Ìran ìràwọ̀ lọ́lọ́run fi ṣe sọ́mọ̀lẹ̀ ẹ̀ṣọ́ lójú ayé. Ọba tàlẹ́ tí ọba dípòròkòrò ẹ máa ibójú sánmọ́ ti máa tànáà yóò máa ta kékeré yóò máa ta láńlá tó jẹ́ pé bóyá bá rí bẹ́ẹ̀ kò ní ní dìsáìn ọ̀kàkà náà láàmà rí àbíkọ́ máa rí lọ báyìí àbíkọ́ padà báyìí àbíkọ́ kọ́mọ lẹ́rù àbíkọ́ máa sáré àbíkọ́ máa falẹ̀ gbogbo kíní wọ̀nyẹn sí iná tẹ́ rẹ̀ فيها بزينة إنا زينا السماء الدنيا بزينة الكواكب إنا زينا السماء الدنيا بزينة الكواكب ملكتا بزينة الكواكب بزينة الكواكب كما والله مفعول كما والله مفعول إِنَّا أَوْلَوْا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا أَوَلَا سَيْجِرَ وَسَمَأَ سَمَأَ تَيِّنَ akẹ́sọ̀bò tí ń jẹ́ pàwọn ẹfẹ́mà yókù tí ń bẹ lẹ́yìn eléyìí kò rí bẹ́ẹ̀ eléyìí la jẹ́ kọ́ dìsáì máa bẹ́m̀bẹ̀ dìsáì tí ń bẹ níbi tí wá táàrí yìí a fi ṣe sẹ́mà ayé lẹ́sọ̀ ni Mìzínàtí ni ìlúkàwà kíbà pẹ̀lú àwọn àràwọ̀, alkàwà kíbà, tẹ́yẹ́pàwọn àràwọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́

Àwọn ẹ̀yà ajẹ́rẹ́sì tó bá dángájí akókí mẹ́sẹ̀ tàbígbọ́. Àjẹ́rẹ́ tó bá dángájí akókí mẹ́sẹ̀ tàbígbọ́. Àbágọ́. Iná lọ. Inna zayyana sama a duniya bi zinatil kawakibi. إنا زينا السماء الدنيا بزينة الكواكب وإبضا من كل شيطان مارد زينا السماء الدنيا بزينة للكواكب إن هذا إلا السماء الدنيا بزينة الكواكب إن هذا إلا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد إنا زينا السماء الدنيا بزينة الكواكب إنا زينا سماء الدنيا بزينة الكواكب إنا زينا سماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد إنا زينا سماء الدنيا بزينة الكواكب إنها زينا السماء الدنيا بزينة الكواكب إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد ما زينا السماء الدنيا بزينة القواتب إنا زينا السماء عابدين في الكواكب إنا ضيعنا السماء الدنيا بزينة الكواكب وإبضاء من كل شيطان مارد الله ما شاء الله بارك الله فيك يا ما كيو Náà ẹ̀ wọn kéwú. Ẹwà ní kíláàsì wẹ́wẹ̀wẹ́. Àwà ní kíláàsì wẹ́wẹ̀wẹ́. Ìgbẹ̀ náà ni tí Ádámù fi lé àwọn náà jẹun. Gbogbo náà ni àbá jẹ́rẹ̀ fi náà bá wá lẹ́nu. Ọkọ̀ ọkọ̀rọ̀ wọn kọ́ gbangba. Àbá jẹ́rẹ̀ mọ́kọ̀ àbá wọn kọ̀rọ̀ wọn kọ́ gbangba. Kálẹ̀wẹ̀ kálẹ̀ yẹ́ kankan. Kálẹ̀wẹ̀ kálẹ̀ yẹ́ kankan. Gbogbo ibi kíbi. Gbogbo ibi tó bá wà láyé. Látara báyìí. Látara báyìí. Wọ́n sábà kan sí Ádámù lẹ́sàn-án. Wọ́n rẹ̀. Wọ́n ti já mọ̀ ìtàkí, wọ́n já mọ̀ nù kéwú. ọ̀sán màá lọ́wọ́ fi ra wọn sí. Ẹ̀ṣọ́ àbá lọ́mọ kí ó tọ́ bá jiná ẹ̀ṣọ́ lè mọ́mù ní jàmá tó dúró dédé ẹ̀ṣọ́ ọ̀gá lọmọ tẹ́tọ́ bá yẹrantí ẹ̀ṣọ́ ọ̀gá tẹ́ tẹ́lọ̀ náà ni kí àwọn àtọ́tọ́ bá rán kó ti kí ni kó fà ní mara fọ́lọ́n ti ṣe sánmà àwọn àràwọ̀ ayé lẹ́ṣọ́ àwọn jàmá tẹ́fẹ́ wọn pín jojúmọ́ ilẹ̀ ẹ̀ṣọ́ wa ni wọ́n tá bá dé ìta àbárẹ́ nìkan sí ẹlòmílò nínú ìdẹ́yìn àtẹ́yìn àtàwà náà fásí alọ́mọ sọ̀rọ̀ wa dáadáa láwọn àgbàlagbà tí àárín alùkùránì ni wọ́n mọ́ sàdúwà àárín alùkùránì láwọn àpàdẹ́gbà mọ́ sàdúwà ní tọ̀sí ìtawà kéèkéé ní tọ̀sí ìgbàlá àbá àwọn kéèkéé àti múlẹ̀ kanáà hmm, àbájì múlẹ̀ kanáà àdúwà àwọn múlẹ̀ kanáà àdúwà ni ó múlẹ̀ kanáà ọkàn sì ti papọ̀ sọ́dọ̀ ọlọ́run ọmọ sàgbàdé ẹni kọ̀kan ọ̀pàlẹ́kùn mímọ̀ fáwà tàǹkọ́ yí ó sì fẹ́yìn tàǹkọ́ nígbà wọn bá mẹ́ kí ó náà rẹ̀ lórí àbá tó rájú polisi ní ilé àjú sí rí ilé ìmọ̀ ní bíbà yìí ọlọ́mọdá sì mọ́lẹ̀ fún àjíwá ìrọ̀ ọmọ ìyá sì ti ìtẹ́sẹ̀rẹ̀ bí lọ́lọ́ ìjẹ́ tó túnmọ̀ rẹ̀ bọ́kọ̀ sí lókun orí fún wa. Àti ìtẹ́lẹ̀ lọ́lọ́ ìyọ́lọ́mọ́jẹ́ lókun orí fún wa. Mú, ẹlú ààrẹ fún ọmọ. Ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí ọlọ́mọ́bílé kọrí fún àbàbá wa, ó tún máa bàbá ọlọ́mọ́bílé kọrí fún wa nílé kéwú, nílé kéwú gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lámọ́sí mọ̀ tọ́mọ kọ̀ọ̀kan bá pọ́ta a mọ̀ gbà tí ẹnu táǹkọ́ ní kéèkéé yẹn ní kálukú ń dára tọ́dá. ẹni kọ̀ọ̀kan bá pọ́ta ní àwọn aṣọ́dá àbábá bá yàtọ̀ ìwọ sọ̀rọ̀ inú bàbá ọmọ àdùgbà àbẹ́wọ̀n bá tí wọ́n kọ́ náà lẹ́ra nílò lára yìí. àwọn àbá náà ti ń ta sí àrùjá àbá yìí ọlẹ́ Bàbá àpáàtà náà kẹtàrà láwọn àwọn pẹ̀ kẹjáde láti ẹ̀fẹ́ kàtàbá wa. Ọlọ́mọ bàbá ẹ̀jẹ́ o. Ọlọ́mọ bàbá ẹ̀jẹ́. Ọ̀sọ́ ọdé kí o ní kí ní mọ̀mọ̀ sọ̀kalẹ̀ ń bẹ̀. Ọ̀sọ́ ọdé kí o ní kí ní mọ̀mọ̀ sọ̀kalẹ̀ lára bá. A fi títọ́ bí ọlọ́run tó ṣe ra ọmọ sánmà tí ò jẹ́ ọjá. Tọ́wá bí ṣe sọ sánmà tí ó sì tí ó tẹ̀ tí ń gbà kan tí ń taná tọ́jẹ́ ní bá ti ṣe nìyẹn. وحفظا أفتناها بالشهاد من كل شيطان مارد أتواتي صادق سجو السماء وملائكة pẹ̀lú àwọn àwọ̀ta fún wọn kọmọ̀ fi dẹ́dẹ́ àwọn èṣù ẹni bí tí máa bá ń pẹ́jẹ́ tí máa gbọ́ ìṣọ̀ yìí kọmọ̀ ìsẹ́mọ̀kùn lọ́mọ́gẹ́ bá Àwọn èṣù yá wọn ní rọ́nà gbá tó máa lọ fún ma lọ sí nǹkan gbọ́ mọ́. Ìlàrìmọ́lá ilẹ̀ àálá àrìmọ́lá ìgbà mi sọmọ́ ìwà àti sọmọ́. Láyẹ̀ sọmọ́ òunà náà lè ṣe ní mẹ́ta, àlèkè láyẹ̀ sọmọ́ òunà. Àìsókè láyẹ̀ sọmọ́ òunà. Àtúwà lè kèèkè láyẹ̀ sọmọ́ òunà. Ìsàmọ́ yẹ̀sẹ̀mẹ́wò. Yẹ́sùmọ́ òunà yẹ́sù láti yẹ́sẹ̀mì òun náà ọjọ́ fòmá ọjọ́ sùdá sí láyẹ̀ ìsànmáúnà ọjọ́ nǹkan bí fòmá sí gbogbo ẹ̀lá lè lo ẹ̀dín ti tipátipá gbọ́rọ̀ tí ń lẹ tí mọ́gìrí gbọ́rọ̀ àtẹ́ntí ń hì ọ̀rọ̀ lóbèrèsé gbogbo ẹ̀lá ní mẹ́tẹ̀ta àtẹ́ntí ń lọ gbọ́ yẹ́sítẹ́mì owó náà wọ́n ń gbọ́ ọlọ́dọ̀ ẹni míì tí orí gbọ́ pé kí ni kí ni wọ́n sọ istamani torí pé istamani náà faru mílẹ̀ ìdí nì anábì ń kà nígbà tí jìbì ìlú káàbà nábì tán làwọn tó gbọ́ lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kejì àwọn ní kò kejì istama àwọn ó ti di kò kejì sàmì àgẹ́gẹ́ ẹni tí

àti títóbi àwọn ọlọ́run láríkẹ ogunú àyíyìn ìṣojú sánmà. Àlẹ́kí tọrọ náà bí i àyúnikún. Ẹlẹ́ ìfojú rí, ọ wá kà iṣẹ́ ẹlẹ́ ìfojú gẹ́gẹ́ mọ́ fi sóòbù lẹ́wọ̀n fi rí. Bí i sáwá Ní àwọn àrà ọ̀tí ń bẹ lójú sánmà. وجعلناها tàtàdúnà bí ara tẹ́mà fi ṣe ìmọ̀nà tí ṣe ìrìkún ọbátínú tráfòl tó tà ń bá rìnrìn àjò lóru ìràwọ̀ ní fi ní mọ̀nà níjọ́ àná tí ò tí sí geography tí ò tí sí àwọn bósálà èyí tí má fi ní mọ̀nà lórí ìrìn àjò tí kálukú máa rà sínú ẹrù nísìn compass tí ò tí sí Kí láwọn arájọ́ ń fi mọ́nà wọn ni wọ́n bèèrè nájú mi, yẹ̀ tẹ̀lú ní sóra mìírùn ìràwọ̀ ni wọ́n fi mọ̀nà àwọn àgbẹ̀ tó jẹ́ bàbá wa jọ wọn àná wọn láàgbó wọ́n sì ń kájọ́ wọn ọmọ máa kíra sí ìntànẹ́tì kàlẹ́ndà wọ́n sì ń ka oṣù wọ́n sì ń kọdún kí ni wọ́n bí máa wọ́n máa pẹ̀lú wẹ́dà condition wẹ́dà ẹlòmí study nípa wẹ́dà àwọn àgbàlagbà ẹni látẹ́gùn bá fẹ́ Ah, atẹ́gùn tó fẹ́ yìí ọdún sí pé torí tátẹ́gùn ìbá ṣe fẹ́ ó túmọ̀ pé àyíká ọdún dé àsìkò tí ọ̀gbìnìtì ló dé àsìkò ọ̀gbìnìtì lábí àìkẹ́ ń yóò ní àtọ́pọ́dún kanú dédé wòyí náà lábí májẹ́ yìí wọ́n ará agbó wọ́n rí kàlẹ́ndà àpàjọ ọmọ náà fẹ́ máa ẹ̀yìn ah, rẹ̀ ti pé ìyìn rẹ̀ ti gbé ọmọ náà ó ti fi abájọ ọkọ̀dún kan atẹ́gùn tó fẹ́ lálẹ́ àláwọn àtòtútù ó dè níta sí òtútù ti mú àríkù ó dè sí báyìí àwọn àgbẹ̀ a máa wá ma wẹ́dà wọn àti máa mọ ọdún mọ́sù pẹ̀lú àwọn arúgbìn wọn tí wọ́n ń gbìn nínú àwọn arúgbìn yẹn èyí tí oṣù mẹ́ta ń bẹ kó tó gbìn kó tó wù nínú àwọn arúgbìn yẹn ọlọ́sẹ̀ mẹ́ta ń bẹ ọ̀sẹ̀ mẹ́ta bí ata ọ̀sẹ̀ kan tẹ́ bá sú ata ní ju ọ̀sẹ̀ kan lọ ata náà wọ́n bá rílẹ̀ bá rí ajílẹ̀ sílẹ̀ náà bá dáa sílẹ̀ náà bá jí sàpọ́yìn iṣu ó nígbà tí ń fi wù bẹ́ẹ̀ bá sì gbìn su tọ́ bá yẹ pásìkò tí orin wù ní wọn ní àsìkò yìí kò lè wú su odòsù mẹ́fà sí su tó wù ẹ̀gẹ́ ọlásìkò tí wù eré ọlásìkò tí wù ráìsì ọlásìkò tí ọyọ àgbàdo ọlásìkò tí ó yọ ọsàn ọlásìkò tí ó so ọ̀gẹ̀dẹ̀ ọlásìkò tí so wọ́n ti mọ̀ àwọn tí ń sọ ilẹ̀ nu tí wọ́n ń sọ tọ̀bí atol art níjọ ilẹ̀ àwọn tí ń sọ níjọ atẹ́gùn lásọ̀rẹ̀ kan látẹ́gùn bá fẹ́ ma lójú fẹ́rọ pẹ̀lú òkú ọlọ́run ààrẹ mọ́ òjò bá wa lóko insha Allah òjò síra lóòtọ́ wọ́n ma tẹ́gùn tí sáájú òjò òjò bá rọ̀ atẹ́gùn tó bá fẹ́ lẹ́yìn òjò ee atẹ́gùn tó fẹ́ lẹ́yìn òjò ọdọọdún mẹ́ta ká tó rójò rí atẹ́gùn tó fẹ́ yìí ọdọọdún mẹ́ta ká tó rójò rí tọ́lọ̀ fi ilmul àhàwálì ní jẹ́ o ìwọ̀n nípa condition gbígbà sí láìkàwé láìkéwú Bàbá wá dọ̀rú, tọ́bá jẹ́ àsìkò òṣùpá ilẹ̀ bá má kádàrá kódóró ní 13, 14, 15, mẹ́tàlá ọjọ́, mẹ́rìnlá ọjọ́ àti mẹ́ẹ̀dógún lálẹ́. Bá bíra ọ bá ti mẹ́rẹ̀ tó, bẹ́ẹ̀ wọ́n ọ̀sẹ̀sẹ̀ tàbsírì in tí ó ṣẹlẹ̀ títí tọ́tọ́ ìpé. Ah, òṣùpá tó sì wá ẹ̀ ìpé dúdú ló yíká ni àdánwò nù òṣùpá tọ́mọ́ ẹ̀ tó báyìí tàtúwárí ìkáàkì rẹ̀ tó dúdú yípo à ọkùnkùn lára mọ́lẹ̀ ẹ̀mọ̀ pé wà láàrù wọ́n ní òṣùpá tó yọ yìí gbogbo tí rẹ̀ àyíká rẹ̀ yìí ìmọ́lẹ̀ tún ni lọ́tọ̀ àwọn orí ńláńlánú yọ́ ṣẹlẹ̀ ọmọ tí wọ́n á bí wọn ní ọmọ àbí àsìkò ọjọ́ kẹtàlá 13,14,15 tí oṣù bá gbọ́dọ̀ mọ́lẹ̀ táwọn rí kùrùkùrù mẹ́ ní wọ́n dàbí dúdú wọn ọlọ́mọdé Ìbẹ̀rẹ̀ àti wá rí àwọn mọ̀nàjìmún, àwọn awòràwọ̀ àwọn kúkú wá fẹ̀ lójú wọ́n sọ di mímọ̀ astrology alẹ́kẹ́ tó wọ́n àwọn tẹ́mọ̀ nípa astrology táwọn ń pè àwọn ní astrology wọ́n tọ́dì gbogbo kiri movement ìràwọ̀ kí lára bàbá wa sọ́kà adam pẹ̀lú alákàtò nàíjíríà bil insan Wọ́n wà ní òkèrè Bàbá sọ ń tọ́ wọ́n ti sọ nǹkan síbẹ̀ púpọ̀ lórí wípé múfúmẹ́ntì ìràwọ̀ lójú sánmà àti ìṣẹ̀mí àwọn èdè èèyàn mọ́fẹ́ bà ní gba gbogbo ẹ̀gbọ́ tẹ́yẹyẹ àwọn mí mẹ́mẹ́ tó jẹ́ sí pé yí ti rí sí ara wọn. Ó dá lápẹjú èsìn tọ́wádà àsìkò kan tí ó sùpá bá bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ pẹ̀lú làákàyè rẹ̀ wọ́n tó pàá máa lọ́lẹ̀ wọ ẹ̀sì yóò sọ dì kò lérí nǹkan hamọ́ agbọ̀n lóṣùká máa tẹ́ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí alákẹta dalẹ́kò ní dákẹ́ yóò sì àròyé di torí pé ní mọ́lẹ̀ tààdà lóṣùká mọ́lẹ̀ ọpọlọ rẹ̀ tanálẹ̀ ọpọlọ rẹ̀ tanálẹ̀ mẹ́rin ni wọ́n fi máa sọ fẹ́lẹ̀ àsìkò rẹ̀ ti lé oṣù rẹ̀ ti lé oṣù kìíní rẹ̀ ti lé Ìjẹ́ pé bí òun tẹ́ ṣe yàn bẹ́ẹ̀ ni lápa lára obìnrin míì tó òun bá mú yàn aláyé tí máa ti pílíọ̀t yọmọ ìyá ni gbùgbùgbù lásìkò tó òun bẹ́kẹ tó òun bá sí yàn tí ń ṣe yàn pílíọ̀t yọmọ ìyá ni nǹkan oṣù rẹ̀. Obìnrin míì lọ́wọ́ pé tó sùpá ní tí normally yóò wà gẹ́gẹ́ bó ti ẹkọ́ wà àwọn tó bá kó sùpá ní ń bá ti tẹ́ ẹlòmíràn kó sùpá ti tẹ́ oòrùn ni ẹlòmíràn kó oòrùn ti tẹ́ òṣùpá ni ẹlòmíràn kó sùpá tòòrùn ti tẹ́ atẹ́gùn ní tiẹ̀ atẹ́gùn rẹ̀ mọ̀ ti tún fẹ́ràn a lè pé nírọ́ tán nígbàtá a lè pé a sì tó wù ú. ètò tó ẹ kó tó sí gbogbo ẹ̀rí bákan náà kò ní sí ayé ẹ̀kankan kálukú òfin mọ̀ láti láti lè yọ mẹ́ta láti jẹ́ kó tó sí rẹ̀ yọ ma ha yọ ma pariwo ni àmọ́ lọ́n fi bọ́nú ara wọn ọmọ ẹ̀yà kan náà jọra wọn wọn ní jọra wọn kódà ìbejì tàbí lásìkò àwọn gbogbo ẹ̀ ní ńlápá kọ̀sà ìlápá kódà ìlápá lára ewé bóòrùn bá tàbí kan púpọ̀ ewé ibi ó fọ́fún ní kò ní gírínì níbi tí oòrùn ọba pọ̀ ewé ó gírínì ewé àgbàdo kan náà ni àgbàdo tá kọ́dà kápẹ́ ọ̀sán ọ̀sán ọ̀sán múmu lẹ́mọ̀ kan pè àti ọ̀sán ọ̀sán ni lẹ́mọ̀ orange ni ọ̀sán múmu ìyíkè inú àwọn méjèèjì tó bá yẹ pé mi tọ́wọ́ òun bá pọ̀ ní omi rẹ̀ ò ní tuntun kan yọ́kùnrin kọ̀ á ní pẹ́ tí ó fi sá àwọn ọmọ ẹgbẹ́ ní oòrùn fẹ́rẹ́ atẹ́gùn fẹ́rẹ́ ni òjò fẹ́rẹ́ ni a yóò dùn yóò sì ní omi lára nígbà tí tààfíìrì ìlapá ti lè ṣẹlẹ̀ sí ewéko látara oòrùn sí ewéko látara òṣùpá látara òjò látara tẹ́gùn iná ẹ̀ ni ó fi lapa lára wa náà yóò lapa lára wa tọ̀bí iyan ní nature yóò lapa lára wa ma'adiyan ma'anawiyan ní spirit tí ò fi fojú rí tí atẹ́kùn bá tutù òtútù ọmọ ẹlòmíì yọ́ mọ̀ gbọ́n ni tọ́bá ìtún wọ́n ààrẹ fún wọn padà bátẹ́gùn bá dé tí ẹmà òjò máa rọ̀ wá ní lagunlagun tí ọmọ tẹ̀lùmí tí gbogbo egun ọmọ rú nítorí wẹ́dà tó change ó ti change nínú ara táàmù tí ó gbá ah, ẹ̀sẹ̀ ẹ̀rọ tó ẹ̀kọ́ tó wáyé pé òòrùn bá ti rẹ̀ ní tí ò sí òtútù mọ́ àlàáfíà àdé láìlò kankan bẹ́ẹ̀ náà ni ó lapanu kádàrà àmọ́ àkátàkù táwọn òbílì ká mọ́ fi kọ́ kádàrà lọ́rùn kádàrà ń kọ́ ìfẹ́ ọlọ́run Bàbá fi kọ́ kádàrá náà lọ́rùn, ta ló ṣètò ràwọ̀? Ta ló ṣètò oòrùn? Ta ló ṣètò òṣùpá? Tó ta bárí iná tó bá ta bárí tó bá yóò náà lọ mú iṣẹ́ rẹ̀ náà ní. Mo fún rẹ̀ lọ́sọ pé wọ́n bí nẹ́jìmì hóm bí àtàdó. Àwọn kan ń wá ìmọ̀nà látara tíra ní àmá wọn tó ṣe tíra wọn wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn wọ́n mọ̀ nípa ilmùlẹ̀ káfí àwọn bàbá wa kí ni wọ́n kó wí náà wá sí ilé ìsìn gbogbo ń tẹ́lú mi fẹ́ sínú gbèsè ayé ìṣẹ́ bá ti wà tẹ́lẹ̀ wẹ́ báyìí ẹ̀mà olówó ni tálíkà ni ẹ̀mí rẹ̀ ogun ẹ̀mí rẹ̀ okú alágídí ni oníbínú ni onísùúrù ni onímímọ̀ yìí ẹ̀wọ́ lẹ́rin láàrin wọ́n rí kí ní ṣe inú mímì inú wọ́n ni wọ́n ti wo bí káàrì torí ìkàkọ̀kan yìí ló ti ní bá ṣe pẹ̀lú ìdínbẹ̀nú àgbẹ̀jú wa ó sì ní bá ṣe pẹ̀lú ìdínbẹ̀nú ọpọlọ wa ìlú mẹ́ta tí ṣe bí tí à ń kó jẹ sí ìlú mẹ́rẹ̀ta wọn ni wọ́n ti rí díẹ̀ pẹ̀lú ìka àti ìka àti ìka ẹsẹ̀ tẹ́bá ti mú ìkan tẹ́bá ti ń fọ́ orin báyìí sí àbá mú iná àbẹ́là àtàbẹ́là àwọn abínran ìkàun títí lọ́mọ gbọ́ ní gbogbo sísẹ́mù ara rẹ̀ àwọn ti wá mọ̀ká tí wọ́n bá wí tọ́bá lé ní fọ́ ìka tí wọ́n lọ bá wí ti mọ̀ tọ́bá ní nínú ìka tí wọ́n kí ni ìka olà wọ́n bá tọ̀rọ̀ nínú àwọn àkàun ní fífọ́ ọ̀rà lásán ní fífi náà lásán gbogbo nǹkan wọ̀nyí ta ló ṣe Allahumma àlejàníyàn Ọlọ́run ọ̀dákẹ́ tó sọnù àyà mi. Wàyàkọ́ ní sáyé yẹ́ ìrìnàṣánà àdúníyà ní màṣọ́bí. Ìyàtọ̀ ìmọ́líkì ọlọ́ni a ṣe sánmà ayé lẹ́sọ̀ pẹ̀lú àwọn ara wa tó pa. Ó pè ní kàwá tíbi ìrìnà, ọ́ tó màṣọ́bí à. Ó pè, tẹ́tù màgánà látù fún kàwá tíbi àti màṣọ́bí à nílẹ̀ náà káwọ́kábù ó ju ìsìbáwù lọ èé káwọ́kábù káwọ́kábù tún tóbi ájímọ̀ rẹ̀ tóbi bọ́dì rẹ̀ tóbi àwọn ọmọ sọ́bíà àwọn àràwọ̀ tí ìsìn tí sáàmà ilé yìí àwọn kéré ẹmọ̀ rí jọmọ lọ tí tó farapamọ́ yóò tó hàn yóò farapamọ́ yóò tó fà jí bá ráyì dáadáa jí bá máa wúràwọ̀ àwọn ni mà sọ́bíà kàwàásùwò ṣe déédé kápẹ̀ ní six light àmá àwọn masábí àwọn ṣe déédé gas light wọ́n tún wá kàwọn kíntìn tí tó ṣe déédé top light gbogbo ẹ̀lú bẹ̀lú jù sánmà inú ẹ̀làwọ̀ ẹ̀yìnbó náà ìjà ọ̀rẹ́ fi ṣe kí wọn nígbàtí wọ́n gbé nǹkan ti jẹ́ rí pé á bó ṣe rí síra wọn àwọn náà wá ṣe kí wọn tètè ṣe síra wọn Wàjáìlá rújú máa ṣayátí. Akẹ́kalẹ̀ ká máa fi lẹ àwọn èṣù lókò. Wà ní máa láṣàkà annà mú tọ́rà sàmá yíwá ìyàmá ní yàtọ̀ bí lójú. Wà ní máa láṣàkà annà mú ní yàtọ̀ bí lójú mi. Bàbá wo sọ́mà Èkí ọmọ tí payá agbáyà kó wá. Wà yóò ní tó nù kúrúsà. Tíyàn bá ń wò yóò sì máa bá ní ṣe fàájì. Wà kò tó bá ní sáìrì na kí ti jáàjì àrùdí. Pàápàá jùlọ, àwọn tí ń tráfò káàkiri ayé kò ní jẹ́ wọ́n ní pílẹ̀nì. Ìràwọ̀ ni wọ́n máa bá rìn. Wọ́n máa bá lọ, wọ́n máa bá lọ, wọ́n máa bá lọ títí títí títí títí lọ́fí jẹ́ pé wà bí ní ẹjí mi ọ̀hún yàrá sáà lóòrùn. Ìràwọ̀ ni wọ́n fi mọ̀ pé a ti débàdàn àti dé lọ rí ìràwọ̀ ni wọ́n fi mọ̀ torí pé yóò rí bákan yóò sì ṣe bákan tẹ́ẹ̀bá ti dẹ́ tẹ́ẹ̀bá ti lọ tẹ́ẹ̀bá ti dọ́kan kan bí tẹ́ẹ̀ ríráwọ̀ nìmá ẹ̀tì dọ́yọ̀ nù tẹ́ẹ̀bá tó rí ẹ̀tì lọ rìnù torí kùrùkùrù tí ń bẹ ní ọ̀yọ́ Sahara ni ẹ̀ lọ rí pápá nù mẹ́ẹ̀bá dé ààbẹ̀ ah, bá ṣe sókótó ẹwà rí gbogbo ràwọ̀ tó níbẹ̀ ẹ́kílẹ́à kò sómi wọ́n fi nẹ́jì mi hóhùn yàtàdó na wọ́n fi nẹ́jì mi hóhùn yàtàdó na Wàbọ́lù ṣùwànáwó wàtàálà. Àwọn ọ̀dákẹ́ gan sọ́mbò mí. Wà ìbùsàn mi kò lè ṣe ìtọ́ ní máa rí. A ní kọ máa jẹ́ ìṣọ́, ká máa fi lé àwọn àfìtárì jìnà. لا يسمعون إلى الملائكة أعلى àwọn mìíràn ìmọ̀ lọ ṣùgbọ́n sánmà máa wọ́n yọ bọ́lábọ́ na mi kò níjà níbi ìdògbò rà wọ́n sì tẹ́ wọn kalẹ̀ ní gbogbo ẹgbẹ̀gbẹ́ kọ̀ọ̀kan fún àṣìkárìn tí ọba sá lọ láti lé wọn kò lójú sánmà Wọ́n àzàbọ̀n wá sí méjì wọ́n sátó ìyà ó ṣe dédé wọn ni jẹ́ bá gbà lọ ní ìyà ó ti ṣe dé wá sílù yóò ṣe dédé agbárí wọn bẹ̀. Ilá mẹ́rin àtọ̀fátàlà àtọ̀fátà. Ilá mẹ́rin àtọ̀fátàlà àtọ̀fátà. ń dúró ẹjẹ́ ń sá fírí tọ́sá fírí mo ti wọ́n dá tó náà. Àìlá ẹ̀sùnmáwọ̀ ilá ṣe ìtọ́nà lẹ́bí sẹ́rìn àtẹ́gbẹ́ta mínà Ìràwọ̀ lè bàbá lẹ́ẹ̀kan náà ni. Àmọ̀ lè bàbá mi síbi tó bá wù ọ́ lè gọ sí. Kékiri ń sa màláíkà yìí, ń sàbùtì ẹ̀rùn, fàbí wọ́n lè rẹ̀ mímọ̀, ń sàbùtì ẹ̀rùn máa fi wọ́n léèrè pẹ̀lú ìlú pé ló fà tó fi rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀rí ń sakọsọ́lọ́run fi gírímọ́ǹkà ìṣọ́lọ̀ tẹ́ẹ̀rí farabalẹ̀ sọ́lọ̀ ìlàwà fà tẹ́ẹ̀rí sakọsọ́lọ̀ tẹ́ẹ̀rí gírímọ́ǹkà ìṣọ́lọ̀ tẹ́ẹ̀ farabalẹ̀ ìlọ́pàá o ẹ̀yìn àjẹ̀nú kí ló fà? ẹ̀yìn kí àbí ìjọba àwa nìkan àbí wọ́n jọba àwa nìkan ni tó fi jẹ pé ọmọ bá wa rí àà nígbà wọ́n ìgbà ọlọ́wọ́ bá rí àà nígbà àwọn èèyàn ẹzọ́bùtì èyí bí wọ́n léèrè àwọn bẹ́ta ṣùgbà nìkan Ẹ̀gbọ́n tó bẹ̀rẹ̀ nínú tó àkàfẹ́, à tó wá sáàdùn kọlọ̀kọ́ náà ní sàmẹ́ àwọn رفعتها فسواها أقتس ليلها وأخرج ضهاها أخرج منها ماءها ومرعاها جبال عرفان طال لكم ولأنهار لكم لعلكم nínú súrátù Náàtì ọlọ́run ní kí ló dé ọlọ́run ọ̀tẹ̀dù kalkan sẹ́yìn lẹ ní lẹ́yìn lẹ̀dá tó tóbi jù láyé rí Amísànà àbúgbànáà ẹ̀mọ̀ ìfẹ́mọ̀ yẹn nísàlẹ̀ ọjà yìí,

ilé yìí nìkan àtàdúgbò nìkan àwọn tó oríyàn jẹ lọ́mọ̀ pé ẹnìkan ọmọ̀pọ̀ ń bẹ ilé yìí nìkan àtàwọn tó oríyàn jẹ mọ́sálásí àbí ládùúgbò ní ọmọ̀pọ̀ ń bẹ. àwọn tó ń àjọ ẹ̀dùgbẹ́ ìbọn àmì ìsànà sáadélé haúsá ọ̀rẹ́ ni tó jù ọ̀lọ́ ni àwọn níbọ̀ mọ̀ bá tó kó bá mẹ́lùmí á ní kí ni tó tó kó bá bá àwọn ọ̀jáde ní ọ̀jáde ní ọlọ́run tó ń bèèrè yí pé ìwọ tó ń ṣe fáàrí pẹ̀lú kéwú wọ́n tó ń ṣe fáàrí pẹ̀lú owó wọ́n tó ń ṣe fáàrí pẹ̀lú ogun wọ́n tó ń ṣe fáàrí pẹ̀lú ìjọba wọ́n tó ń ṣe fáàrí pẹ̀lú ohunkóhun tọ́lọ ń bá fún ọjẹ́ gbẹ́ رفع سمكها فسواها وأقطش ليلها وأخرج دهاها Àwọn ìyàn ti ọ́ lè ti, ìyàn sí ni. ẹjẹ́ kéré jẹnẹ́tọ̀ iṣẹ́ ló ẹjẹ́ tí ń dákúnmọ̀ ní lọ́wọ́kọ́ ọ̀kan ní ń gbé iṣẹ́ dìgbà tó fẹ́ bí ilẹ̀ kan ìgbà tọ́lọ́ tí wọ́n pààrọ̀ tán pààrọ̀ oru ńgbó láti lọ ńgbó láti lọ rọ́kó sí ńgbó láti rọ ìlì sí kó láti rọ ìjìnlẹ̀ sí kò sí bọ́ọ̀ bá jẹun bọ́ọ̀ bá mú nígbà nígbà tí ètò yọ ọjọ́ ètò sùkẹ́rìnrìn ọ bí ṣe bí skẹ́lẹ́tì lọ́ọ̀rì máa jẹ báà mú Nígbà tí ọjọ́ bí jọ mẹ́ta àárọ̀ kalẹ̀ ní ìtẹ́lẹ̀ ní. Sọ́mà àti ilẹ̀ tí wọ́n ń jíṣẹ́ láti jọ yìí, wọ́n tó bí aláyà wa àti bàbá ńlá wa, tí ò wá dúó kí ní ń gbé yìí. Sẹ́yìn tó sọ́mà. Sẹ́yìn èèyàn tó sọ́mà ìtọ́lẹ̀. Sẹ́yìn tó àwọn ẹrù tí mo dì sí sọ́mà. Tó ìfà àrí أشد هرقا من سماء بناء Ìtẹ́mùsìmí ní bá bèèrè àlàyé lọ́wọ́ àwọn ìjẹ̀nú tí a lẹ̀. Àwọn ọmọ aṣọ́dọ̀ ọlọ́kọ̀ min halatina min al-malaika wa samawati wal ardin. Ǹjẹ́ ilẹ̀ lọ́lá ni, àbáwọn màláíkà tí mo dá sáájú yìí, wọ́n pẹ́ tẹ́ bá jẹ́ àwọn èmì ní pé wọ́n palẹ̀ yìí mọ́ ni. Eh, àwọn màláíkà tí ó jágbé àtàjẹ̀ náà àwọn ni wọ́n ti ìran abẹ́yìn rẹ̀ jù wọ́n lọ. Iná aláfínà ọmọ asìlọ́mù Adam mintí ní láàázi. Látara ẹ̀rọ̀pọ̀ yẹ̀yẹ́ náà láti dáyí láàázi bí ẹ̀rọ̀pọ̀ tí ó mọ fàjọ̀ láti dáyí. Wọ́n ni máa lè fàárù máa ń àwọ́lò náà dé bà sọ Mọ́líbàárùn-ún ولون صفة وجيبة آخر يفخر Ọ̀nà tí bá tán. Nípa àríyẹ tó yẹ́ pé ní ẹ̀yìngbà táfẹ́ gbé táfẹ́ bẹ̀rẹ̀ sí tẹ̀dá rẹ̀. Bàbá àti ìyá lọ dá mi síra wọn láà. Omi kí ni? Omi ọrùn. Omi tó bí ìrẹ́mọ̀ ẹgbẹ́ bí ẹ̀ndà sí mi láyé ẹ̀yìn jẹ́ yìí lọ ọkùnrin náà mọ̀ pé a ah, ti ní ìjọ àrílẹ̀ mọ́mí lára bí kí n lọ́gbọ́n mi sànú bá ìdọ̀tí mọ̀ ní ìdọ̀tí ló bí wà àti mi omi ìdọ̀tí omi ìdọ̀tí omi táàkù mi sàdánù omi táàkù mi sàdánù àwọn arànjú wọn fẹjú àwọn arànjú wọn fẹjú ẹ̀gbọ́n rẹ̀ gbà àbúrò rẹ̀ mẹ́lú fàkàrù mọ̀ ní àgbà. Àwọ̀lùnù tí bàtàn wà tí bàtàn Ọwọ́ àwòrán ààrẹ kan ẹ̀dẹ́ bí mo ti máa náà ní ìbámọ̀ kú báyìí ọwọ́ yóò ní ti sẹ́mọ̀. Ìbá kú báyìí ọwọ́ ti sẹ́mọ̀. Ojú yóò ní ti sẹ́mọ̀ ọwọ́ á pé ààrẹ kalẹ̀ máa wọ́ra rẹ̀ gẹ́gẹ́ bí òkú kò lè bá mọ̀ wọn ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlá ilẹ̀kún mo ti yìí ní ìdákan bá ká mẹ́mẹ́ yìí sí gbogbo mọ̀fẹ́ gbà lẹ́kùn tó mọ́ sí tó kèmí nìkan yìí tó mọ̀ sí kèmí nìkan sàárè ní oníjọba Gbogbo tó ń kalẹ̀ ní máa sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ bá kúwọ nìkan. Gbogbo tó ń kalẹ̀ ní ìdàlẹ̀ jẹ́ ká máa sọ̀kalẹ̀. Ìtọ́jẹ́ pẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ láti tó rẹ̀ mọ́lá múrí. Tọ́kí Fìràún àrọ́ láó ti tó bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ lọ. In tó jẹ́ kí Fìràún àrọ́ láti tó bẹ̀rẹ̀. In tó jẹ́ kí Fìràún àrọ́ láti tó bẹ̀rẹ̀. Tọ́bá di lóru. Tọ́bá di lóru. Ìsọ̀kalẹ̀ bọ́lọ̀. Ìsọ̀kalẹ̀ bọ́lọ̀ ní èyí. Kú tó dìgbà tọ́lọ̀ ọ̀sẹ̀ tán tí ó mú. Ìgbà tó ìgbà tó ó tó gbà tọ́lọ̀ ọ̀sẹ̀ tán tí ó ìdí tó fi rọ́lá fi pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà tọ́lọ àdúrà Mùsá gbà lérí ẹ̀. Àtọ́lọ àdúrà Mùsá gbà lérí ẹ̀. Ẹ̀nà Mùsá ni wí o, alayhi salatu wa salam. Alayhi salatu wa salam. Alayhi wọ́n rán pé ọ̀nà ó sì wú ọ̀ràn tó fi dalẹ̀ rú tó báyìí tó fi balẹ̀ jẹ́ ó sì mú kí ní ṣe láàrin kí ní ah! àwọn onímọ̀ ayé ah, Mùsá sórí ìrọ̀nà wọ́n ní nǹkan sí, ó ń pẹ̀lú ọlọ́run láti pọ̀ kan. Yóò pẹ́ tá a sẹ́múlẹ̀ yìí, ó Lọ́bá tẹ́pẹ̀ fún lọ́dún kan yọ́ dàjẹ́. Lọ́bá tẹ́pẹ̀ fún Wọ́n ti ṣèjọba rí o. Wọ́n ti ṣèjọba rí ọjọ́ fi jẹ́ ń fẹ́pẹ̀ ní ìyẹn káàkiri. Wọ́n tẹ́pẹ̀lẹ̀ wọn ọ̀rọ̀ kan lò wọ́n tún jẹ́ káàkiri ní. Ẹlòmí tó ṣe ní sí o. Ẹlòmí tó ṣe ní sí. Èpè ló gbé ẹlòmíì lọ, kò gbé lómi lọ, ẹgbẹ́ ìyàn kiri. Èpè ló gbé lómi lọ, kò sì gbé lómi lọ, ìyàn káàkiri rẹ̀. Ó nù ìjẹta tí ó ti wọ́n lọ ní. Ó ní ìjẹta tí ó ti wọ́n lọ ní. Ọlọ́run tí ìṣẹ́ta àti mú. Ọlọ́run tí ìṣẹ́ta àti mú. Àjẹ́ ni a máa ṣe bẹ́ẹ̀ lágbólé. Àjẹ́ ni a máa ṣe bẹ́ẹ̀ lágbólé. Bẹ́ẹ̀ fíjú ààrẹ yóò dàjẹ́ ni. Bẹ́ẹ̀ fíjú ààrẹ yóò tún dàjẹ́ ni. Ọ̀gbọ́ yóò dàjẹ́ ni. Yóò dàjẹ́ ni. Tùràrí tẹ bá fífẹ́ lò fájẹ́ mi jọ́ sáré ó jáde ọdún kan kò ní wọ̀lú mọ́ ẹ bá fi fájẹ́ mi yọ́ máa tààrà mi ẹni wọ́n fi fájẹ́ mi ọdún kan tó bá fi fájẹ́ mi yọ́ tàjẹ́ mi ìní ọ̀sá lọ ni tọ́bá ti fi fẹ́lò mi yọ́ tàjẹ́ máa fi fẹ́lò mi yọ́ tàjẹ́ yọ́ tàjẹ́ kó nù ni tọ́ tẹ́bá fi fẹ́lò mi gan ìtẹ́ bá halẹ̀ mọ́ yọ́ta lọ. Ẹ bá halẹ̀ mẹ́lò yọ́ wà rẹ̀ ní pé ìmìlẹ̀ halẹ̀ mú tẹ kíta mẹ́wàá fún yín. Látara bẹ́ẹ̀. Tòrẹ ó náà tọ́ bá di lóru, ó nínú yàrá rẹ̀ gan ó kó yànrìn síbẹ̀. Yànrìn búlúbúlú. Ọwọ́ àtẹ́ ẹnikẹ́ni bá sùn tán lóru ó kó nìkan, yọ́ àpọ̀ àti òhù ní ọlọ́run ẹ̀ tọ́mátọ̀lá ń mú ṣe jù bẹ́ẹ̀ lọ ìwọ ló ń ṣe ìgbẹ̀kọ́ wọ́n ni wọ́n rí mímú ọjọ́ wọ́n rí mímú mọ̀ àjílẹ̀lẹ̀ rọ̀ sí mílíọ̀n náà kankan ó ti ti owó lẹ́kùn yọ́ àyí nínú eruku yọ́ mọ̀ kóra mọ́dẹ̀ fọ́lọ̀ wọ́n ni ó kírun kò kí wọ́n ni ó gbá rẹ̀ kò gbà wọ́n ni ó ti láyé lóhun ó ṣe ń ṣe nǹkan mí lóru bẹ́ẹ̀ làwọn ológun burúkú yẹn wọ́n ní tí wọ́n máa rí ọlọ́run tí wọ́n ní èmi kọ́ àmọ́ wọn dára ni wọ́n tó dá nǹkan míì nígbèfin tààrán ọdún wá sí láyé rù ìyá wọn mẹ́lẹ̀ wà mọ́wọ́ kọ̀kọ́ wọ́n hàn yẹ̀ nímọ̀ ó dé ní nínú mẹ́ta tí ìrọ́nà mọ́ ń ṣe ẹlẹ́ẹ̀kejì ìrọ́nà níyà ọmọ tọ́jú yẹ́ ìyá kí lẹ́fẹ́ wọ́n máa ń bẹnu láti ń sọlá lọ́wọ́ tí wọ́n bá gbé mọ̀mọ́ ń pè yí yọ́ gbogbo ìyẹ́ mọ̀ kìí fi yẹ́ ìṣèlú ọmọ tó ṣe fún yà

wọ́n ṣe é kìí fún àníṣẹ́ láìfí ọkọ̀ ogbò ni àtẹ́wò ti ẹlọ́lọ́ gbé kan ọ̀nà rí ó na mọ́ pé ya àwọn ìyá ni yàtọ̀ fún wípé ọláṣẹ́kọ́lá wí o ń tàn fún lọ́wọ́ níbi aburú fíìmọ̀tí àríbì ìkà ọwá tó dáyé mọ̀. tọ́wálọ́ wọ́n pààyàn ìwọ́ wọ́n gbọ́ fún ọgbú lórí wọ́n lẹ̀ yí ọ́ndọ̀ fi wá rú ọwá lọ́la ẹ̀yẹ gẹ́gẹ́rí ẹ̀pàdé wa ní lọ́la ẹmúlé yẹ̀lọ́yọ́ kú lọ́la tọ́wálọ́ báyà táwọn tó ń bá fi rí ìyá lọ bá mọ̀mọ́ orin ẹ̀dàkùn tó máa sunkún ẹkọmọ náà ọmọ ń gbọ́ ọlọ́pàá ilé ọmọ nìyọ́ pé ọmọ ń gbọ́ ọlọ́pàá ilé kí ló ṣe fún ọ ọmọ ń gbòjú dọ́dọ̀ yé ti tánà nù àti lẹ́nu ìrẹ́nà fẹ́ràn yẹ́ ó ti pàtíyẹ̀ lẹ́nu nínú àwọn jàmáà ládùúgbò àti ní ara nínú ọlẹ́ ìsàkúrù kan tó bá ti lọ bẹ́ẹ̀ yá ìrẹ́nà ó pàtíyẹ̀ lẹ́nu bá ìyá ìmọ̀ pàtẹ́rí mo sì bàbá ẹ̀ ìyáwà ẹgbẹ́ ọ́ sì pẹ́ nípa òníkọ́ wọn ní rí ọmú lọ́pọ́n mi lé tó báyìí ń jà lùbáríkà àtàrí ìyá rẹ̀ Eré ìrùn wọn ni ó kítọ̀ ká jírí tó múra síṣẹ́, tẹ́tẹ́ òní ọ̀là ọ̀. Máa ṣe ìṣẹ́ta lọ fẹ́ ṣe múra sí, ìlọ̀bíṣẹ́, ìmọ́ lè ti mi ṣẹ́, ọ̀ lè ti mi ṣẹ́ wọn ti sanwó fọ́ ọ̀kọ́tán. Ọ̀ kí òun fọ́lọ́run, àwá lò ní lè ti mi ṣẹ́. Ọ̀ mẹ́ta ọlọ́run, lọ́mọ tẹ́tẹ́ lọ fẹ́ ṣe òkú òṣìṣẹ́ máa ṣe lọ. Ọwọ́ adájúmọ̀ tó gbówó oṣù, wọ́n á ń dákùnmọ́bìnú sọ́rì. Wọ́n wá tí wọ́n náà ṣe sọ́rì fọ́lọ́kọ́lọ́ mọ́bìnú, wọ́n náà mọ́bìnú òfin fọ́lọ́run wà múra kí tẹ́ gbogbo ìgbà báwọn látọ́ àti lẹ́bà ọmọ ìyẹnjú ọlọ́run ni ọdún ti mọ ìyẹnjú ti ẹ̀fún kẹfẹ́ rí pàálì kọ kí ọgbà àwẹ́ àmọ́sàdó ọ́sàpùn kẹkẹtí ọmọ ti fọ́lọ́ ní ti lọ́dún gbọ́rọ́ in tó lílò tó é e, e lólẹ̀ ó lé lógójì ọdún nípa mọ́sà ọ̀ká mọ́sà jẹ́ ni ọlọ́run ìlú náà jọ́tọ̀ ọlọ́run ní wọ́n lólẹ̀ lọ mọ́sà á gbọ́ ọlọ́run bá mú ọlọ́run mú ọlọ́run á gbọ́ torí ń fún sí ìtẹ̀tọ́kà wọ́lọ̀ kọ́dà tí ó gbọ̀nà ojú antori kingé ìlú bá ṣe ẹgbẹ̀ ìgbọ̀nà wrong way àmọ́ ń ṣe ń ṣe ìyẹn ní fẹ́lómí yọ́ ma jalè yọ́ ma yàlè yọ́ ma ṣe ti rán yọ́ wá tátù fẹ́ ní ọba kí àwẹ̀ mọ́lẹ̀ ní ọba gbáwẹ̀ lọ gbáà yóò jìyà lẹ́kún lọ́kàn òun náà bọ́ àsúnjẹ́ ọ̀ àwọn wọ́n tẹ̀ lẹ́kẹ̀ tó rí nǹkankan tí ń fi ń ṣètùtù ń fi tu ọlọ́run ẹlẹ́kẹta tí bí lọ́nà máa ṣe àmìlò pàkájà náà ń pè ń lókè yóò àmú aṣọ yóò fi kọrùn báyìí lọ́mọ alọ́lọ́mù nìkan àbí kí àwọn ọmọ ẹmẹ̀wà rẹ̀ wọ́n bọ́ wájú gún níṣíwájú kan tàbí lẹ́yìn tí wọ́n wà láàrin àwọn bọ́dìgá díẹ̀ àwọn kan wà wájú lọ́rùn àwọn kan wà lẹ́yìn lẹ́yìn bàbá tápà ní ọlọ́mọ́sà pé bàbá náà ọmọ́sà foríjì bàbá dáadáa ni wọ́n fẹ́ràn wa púpọ̀ sí lọ́mọ kí wí àwọn bàbá ń dídá mọ́ wábẹ̀ àbátà ma wá bẹ̀ barista ma wá bẹ̀ àwọn èèyàn jàǹkẹ̀jàǹkẹ́lẹ̀ àmátọ́ bá wá wọ́n pàkì sí àbítò tẹ́ ẹ̀rọ wọ́n pàkì sí níwáyà àwọn kan aṣáájú gbogbo ẹ̀bà bọ́ sọ fún wa pé àbátà ọ̀fẹ́sẹ̀ fún ní ìní àbátà àbátà gbogbo wa ọ̀rọ̀ abẹ́rẹ́ lágbogbo ẹ̀pùsí ìtíwà wa àwọn èèyàn ńlá ńlá wọn máa dáyẹ̀ mọ̀ bọ́ ọba gata tó yóò tẹ́nìkan ó tẹ́tọ́ àti ọjọ́ ti ṣubú fẹ́ẹ̀kì ni ọwọ́ ìdíjú òkú fẹ́ẹ̀kì ni ẹ́ bó ló ti gbọ́ ìsẹ́nìkan bó ló ti gbọ́ ìsẹ́nìkan mọ́ ìsọ́pìlẹ̀ ah, ẹbí ẹni ní ìsakọ́ ládùúgbò yìí àfáà ni o kíkà ni o gọ́ọ̀nà ni o ọlọ́pàá ni o pẹ́sidẹ́ntì ni o olóògùn ni o àjẹ́ ni o aláwọ̀ ní ìsọ́pìlẹ̀ ẹbú lórí àwọn ọmọ Amman halafina. Àbáwọn tàbí ṣáájú ní. Iná àfina ọmọ ìfínẹ̀ láàrẹ̀. Ìjọ jẹ́ kí ẹrọ̀pọ̀ ọgbẹ́, ẹrọ̀pọ̀ lábí dá ọdún tó ní tútù. Ìjọ jẹ́ ọgbẹ́ tó kú òun ní tútù. Iná ni ó jẹ́ wọ́n náà ọgbẹ́ lórí ní símọ́. Ìjọ jẹ́

wọ́n tó ń pidán wọ́n sì ṣe yẹ̀yẹ́ yẹ́kàrúnà yẹ́sàzìrúnà yẹ́dàhàkúnà yẹ́tàláàrúnà wọ́n sì yẹ̀yẹ́ mínkínlẹ̀ e, mínta àdíjíká nítorí bá ti kọ́ ọmọ mọ̀lẹ́kọ̀ àti bó ṣe ń kọ́ wọn ní ẹ̀kọ́ Bàbá ti wá àti fún ما يذكرون ما يذكرون الكبائر وإذا ذكروا تابت تاوجد أي فدا لا يذكرون ونقبة تجي وإذا ذكروا بابا رمالتي لا يذكرون ونقبة رمالتي وإذا ذكروا لا يذكرون إذا ذكروا لا يذكرون إذا ذكروا لا يتذكرون ọdún ìyẹ́wẹ̀ náà wọ́n nígbà wá sí ẹbá wúwá ìrẹbá yí wọn sí pèrè pòrò tàbá yí wọn sí pòrò àwọn náà sókè ó yí sébè bá títí ń gbà lọ́wọ́ àti tán tí ó mú ọlọ́lọ́ mọ ẹni ó burú jù ara nínú àwọn àti ìsìtánì èmi ní ìsìtánì sàgbà nìbí àwọn ìsìtánì tẹ́bẹ̀ àwọn olùbílá ìrìnà ìsìtánì àjò kí ló ṣe lọ́nà ní ọ̀ lọ́nà ní ọ̀ níbi tó ti jẹ́ pé ká gbé ní kí táláwà gbé ipò Ìrìnà sàgbà ti tánà fún Allah. Ìrìnà sàgbà ti tánà. Nígbà tí ti tánà rá ìjọ kan tí ń ṣe fàájì pẹ̀lú àwọn àjẹ̀mú ẹgbẹ́ rẹ̀. Ó ní, "Ah, ẹ̀yàn máa wọ́n ní ọlọ́run sọ́ọ̀lì." Wọ́n ní kí ló dé ọ̀gá? Ah, ọ̀nà mọ́kànrí mọ́kàn sọ fún wọ́n pé ọ̀nà tẹ́ gbà ní wọ́n tí wọ́n mọ́tẹ́ ìjú lọ àti mọ́tẹ́ jù lọ àwọn tọ́ ní kọ́ sáwò ó ní bẹ́ẹ̀ ní ọlẹ́rù màláíkà bá wọn ẹ̀rù màláíkà bá wọn torí àwọn ẹmọ ń palẹ̀ máa wọn sọ̀rọ̀ tí wọ́n palẹ̀ olùmọ́dá mọ́ bẹ̀rù màláíkà kankan wọ́n mọ́ màláíkà jẹ́ olóhùn pẹ̀lú màláíkà àwọn ń jà ní bú lọ bá sábà ń sí ìran màláíkà jẹ́ ìran àdìjà Torí pẹ̀lú àmàláìkà àwọn ọ̀rẹ́ dìkùn. Wọ́n ló dìrí. Wọ́n níbi ìdíta ní, ó níbi ìfìyọ́nà, wọ́n níbi ìṣẹ́ra ní, ó níbi ìnàmúrúsù. Ọwà rẹ̀ sí ka àwọn jàbábírà àti àwọn àmàlíkà. Àwọn òmìrán, àwọn èèyàn bí àlìjànú, lọ, wọ́n ju oníṣòwò jù rẹ̀ lọ kúnlẹ̀ wọn kúnlẹ̀ kìí ṣe pé wọ́n fẹ́ràn ọlọ́run dẹ́rùbà àwọn ẹnìkẹ́kọ̀ọ́ dásáre àwọn ọlọ́kan bínú náà ni kò ti parí kó wọ́n bẹ̀ ẹ́ wọn kò fílẹ̀ lónà bá ní ọ́tán náà nù òjì bẹ́ẹ̀ lọ Àmọ́ àwọn adámọ̀ ni ah, bàbá sì kẹta wọ́n tún sí èmi wọ́n tún túbá wọ́n tún sí èmi wọ́n tún túbá ọ̀rọ̀ lẹ́ ń gba túbá kí wọ́n wọ́n ti rọ́lọ́run ọ̀bẹ́ yẹn ìrọ́lọ́run ọ̀bẹ́ yẹn àpọ̀wọ́ orí àwọn tàrà àwọn anìkí kúrò fẹ́kẹ́ ràn ún lọ́wọ́ ni àwọn máa dámà iṣẹ́ wọ́n máa rọ́nà lọ bóò ní ṣe fẹ́ríjì wọ́n tí ò fẹ́ríjì wọn wọ́n fẹ́ríjì wọ́n kò fẹ́ríjì wọn wọ́n ti ní ìyà tó wọ́n jẹ ọ̀yà wọn tó ń lékún sí ọjà àwọn dámà tó wọ́n torí wọ́n jẹ wọ́n tó sípẹ̀ fún èpè yẹn pọ̀ sí nílò lọ wọ́n jẹ ìyà ah, ẹ̀ èyàn ti yẹ kí ìbọnú òsì bí wọ́n náà nífẹ́ àtìmínà àìbọnú ojú oṣù ìtínà kan wọ́n tó wọ́n wọlé pẹ̀lú olé ó sì àkó ní bọ́m̀bẹ̀ nìyẹn náà Àwọn wọn lára tí ó lè kú oòrùn. Ànàhùn ìdámú ìzù bí máa yà fáwọn lẹ́yà sàrìdúrí. Ẹbá tí wà lè mọ̀ pé ẹjáwọ́ wọn nígbà wọ́n tún sagídí wọ́n yí bọ́lẹ̀. Wà ìdá Tọ́ yanjú tọ́ ẹ̀kọ́ tètè tí mú bá ń bí tọ́ ọdọ́ yẹ ẹ̀ká tún yí ipò àbẹ̀rẹ̀ yẹ̀yẹ́ ṣe jẹ́ àwílẹ̀ láwàájí ṣe lọ́tọ́ náà ni àwọn ní ṣe ẹ̀rọ ẹ̀mọ́dáwà dáúdà lóhun nìkan sọ báwọn sàfúrú báwọn afárá tí mẹ́ra ilẹ̀ wọn sọ fún ẹ̀ àwárí azalára bí azalára bí wọ́n sára azalára bí wọ́n gbá ti ẹ̀yẹ ẹ̀ sọ bá ilé yọjú mọ́tò yọjú kí ní kàrẹ́ ní àzàlà àti àzàlà gbogbo àdárí tí káfẹ́ àzàlà àti àzàlà gbogbo àdárí tí kẹ́ Àbáyé sẹ̀rẹ̀ ni, ẹ̀fí àbáyé ní kàtí máa ti ní lábẹ́lẹ̀. Ẹ máa lòdí máa ti àzàrànlá àti wàzàrànlá àzá. Ẹ ń púrọ́ fún ní o. Bẹ́ẹ̀ ni ọlọ́run ní ṣe nǹkan Ọlọ́run ní ṣe nǹkan tàbí Kùránì ní ṣàdí ìfẹ́ ànẹ́bí mínà ni wọ́n sọ fún wa fíkọ́ alẹ́kọ́ ní èyí. Èmi òjú mọ́ ti jòkó ìlọ. Àbá òjú mọ́ ti jòkó ìná lọ. Nǹkan ká bá kún mọ́ jòkó ajẹ́kọ́lọ̀ ní bẹ̀lẹ́ yìí. Ajẹ́kọ́lọ̀ ní bẹ̀lẹ́ yìí. Gbogbo àláti máa sọ. Gbogbo àlábá máa sọ fún wa. Ìmọ̀ ara ẹni dáa púpọ̀. Kí ẹ sì fọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run yóò ní sinmi ìtọ́lọ̀ bá lẹ̀bẹ̀ sí yóò sí ní ẹ̀sáré ṣe bẹ́ẹ̀ lọ pé adáwọ́ kàkà pé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́

Muhammad ọ̀gádù Muhammad ilé ìṣẹ́ ńlá ẹ̀dá ọba ti kájú bùkátà ẹ̀dá ọ̀ sí bí i sọ láì lọ gbọ́ pé wọ́n gbé ànábì kan dìde ọkọ́kọ́ fi ọdún méjì ewé pa ọmọkùnrin lọ gbáà kò sí ẹ̀kọ́kọ́ bẹ́ẹ̀ lérí ọmọkùnrin gbogbo ọmọ táwọn àjèjì wọ́n tó gbọ́ pé wọ́n gbọ́yá lọ́wọ́ wọn o àmá àwọn àjèjì yóò bí ọmọ náà lájèjì yóò bí ọkọ̀ọ̀kọ̀ ọdún méjì pa àwọn ọmọ kéékèèké àtọkùnrin àtọkùnrin nípa ọ̀rẹ́ yẹ̀wò wọ́n lọ́kùnrin ni ìṣòbìnrin ọwá dá ọdún lọ́dún kan àwọn nípàyàn lọ́dún yìí wọ́n fẹ́ títí ọdá ọdún lọ́dún méjì àwọn ìyàtún yẹ̀wò sọ́mọ náà àìmbọ̀ wọn ìsí ibi àti dá ọdún méjì tó ọdún kejì yẹ tún bẹ̀rẹ̀ sí pa ọmọ ọkùnrin ni ẹmọ́ pẹ̀lú ọkùnrin mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ títẹ́ ìbá bí torí kíbútí lòun alìkòsí lòun ìran kíptáwá ní fìrónà Ísírẹ́lì ló tún jẹ́ àjèjì láàrin ìlú tó gbajúmọ̀ àwọn àjèjì ní ìtún mẹ́mí àwọn olóko sàgbélú ìrísìn ìran mẹ́tàlá ń pariwo púpọ̀ jù àwọn àwọn yòókù ti yọ́ sábẹ́ mẹ́tẹ̀ta wọ́n ń pariwo Haúsá múwàtá pariwo Yorùbá tàájẹ̀ pariwo Ìgbò Fúlàní ń bẹ o Tápà ń bẹ o bẹ́rìbẹ́rì ń bẹ o àwọn akẹ́ni ìdára ń bẹ tífí ń bẹ ìgbìrá ń bẹ ẹ̀rẹ́ fílàní ọtí dákọ fílàní ọkùnkábí àwúzá ààbọ́sílẹ̀ Yorùbá ní àyín Yorùbá ń bẹ lábẹ́ Yorùbá ẹ̀gùn tó wà ń bẹ gbogbo àwọn ọ̀rán tó kún abẹ́ Yorùbá àwọn abọ́sọ́dọ̀ àwọn Ìgbò Ìgbò nìkan là ń pariwo ni àwọn mí níjọ́nà lọ́wọ́ Ísírẹ́lì àti kìbútí ìrìnlẹ̀ ti jẹ́ ẹran kìbútáwà kọ̀wá fẹ́rẹ̀ àlejò kankan tó ló ti mọ̀ pé nínú àlejò ni ó bí ẹni tí ó gba ọlá lọ́wọ́ rẹ̀ ikí bàtà lẹ́kẹ́ mú bẹ̀rẹ̀ pé lẹ́yìn ti wò ó tóbi tó kò tọ́lọ́run sàmútù àfáàrí ní sùmọ́mẹ̀ àkárí ìkíni ilé kíni bẹ́ tí orin rántí èèyàn gbọ́dọ̀ fojú dí nǹkankan kókò wọn tóbi tán torí pé tàbí tó lára báyìí ní ṣùgbọ́n ilẹ̀ àkàrábì alàkàrábù akẹ́kẹ́ pẹ̀lú ejò ìwé ìjú àwọn lọ ẹ̀sì dáwọn lẹ́kànlá rẹ̀ ń gbòyí ní gígùn ní títóbi lóró gbogbo ẹ̀ ejò jùlọ àmọ́tàmọ́tò láàfáà ní ṣùgbọ́ mẹ́lá àtàdìdì tọ́mọ́ bọ́yá bá ilé tọ́mọ́ bẹ́yà máa rí ìjọ olóògbé lórí ní jẹ́ àfá jámù rẹ̀ ní àfáyí tàmútù kó ejò olóògbé lórí tí gbé èyànmì ejò tó lè lọ́yànmì ní ń pè bẹ́ẹ̀ ní àfá jámù rẹ̀ ní àwọn ejò kan bẹ tán bá sọ nǹkan báyìí tán bá pa ẹran tán yóò sì yà lórí ìṣẹ̀lọ́rin ní tó tóbi dé tí ò ní mọ̀ fún omi kankan àmọ́ bó ti tóbi tó alàkìrábù akẹ́kẹ́ tíntín súnmù rẹ̀ ìwọ rẹ̀ a máa fi pa ìjò ológbèlé lákẹ́kẹ́ bá ta ejò ìbíjọba kúnnù lákẹ́kẹ́ bá ta ejò ìbíjọba kúnnù ni ẹlákùn akẹ́kẹ́ irú akẹ́kẹ́ mélòó láàrin ejò tàbá ni a máa bú ara ìmáyé ejò tí èké ẹgbẹ́ ejò ńláńlá tó jíjò kékeré ábẹ̀ rí àkèkè mẹ́ẹ̀dọ́gbọ̀n lára rẹ̀ ara kèkè mẹ́ẹ̀dọ́gbọ̀n lára rẹ̀ tọ́tọ́ wá sọ pé torí ejò tẹ́ ń pè ní àfàá títóbi rẹ̀ ju kíkà ìlọ ó lè gbéyàn mẹ́fẹ́ bó ti wá tóbi tó àkèkè a máa pa bọ́lọ̀ ti sọ láàrin ló ti fi tẹ̀rú pé ọ̀nà owó ní ṣíṣubú mi ọgbà wá ń ọmọ bàbá ọlọ́ndáre ọlọ́mbà ṣe àlékún kẹ fún ọ ní bàbá kan bẹ́lẹ̀ yìí alápagbé ní gíza alápàkì a máa pa ìyàn ọmọ kéwó sí mọ̀ ògùn wọ́n ní ń gbé ọ̀nà wápà òkùn ẹgbàpá òkú ní tàbákùn gbọ́pá òkú tá máa ń lọ náà bí mọ́sálásí náà mọ́sálásí ìlú jíjẹ́ àtúbàjẹ́ mẹ́rin bàbá náà ń gbé jọun àwọn sì jọmọ kékeré bàbá sì láyà láti kékeré àwọn ọlọ́ndarì ọlọ́ndarì láyà ìmọ̀ ọmọ làwọn náà ìmọ̀ ni wọ́n wọ́n wá ní bàbá yìí yà sí ní mọ́ ń sà ó sì ti báyà tẹ́rẹ́ débi pé wọ́n ti ìwá sáábà ṣe nǹkan rí gbogbo jíjẹ múmú rẹ̀ lára kápá èèyàn kápèèyàn lè sí náà ní kí máa jẹ ní kí máa mú ọjẹ́ lọ́wọ́ ìráàkù jẹ lọ́wọ́ díkóso ìjìlọ káyé àyàn wèrè ọjẹ́ lọ́wọ́ díkóso ilẹ̀ àmùfọ́mọ ilé ìwé àtọmọ kéwú lọ aláwọ̀ fọ́rùn kátúlò ó lè pé kí yọ́ lánà lọ́fẹ́ gẹ́gẹ́ tí ó sì máa tó tẹ́ nírí tó tẹ́ná sílé bàbá ní rò bẹ́ẹ̀ fún mi o bàbá ọlọ́dárì ẹ̀kọ́ tàà rí kọ́nù lọ́dá wa gbàlagbà kọ̀ọ̀kan tà lọ bá ó láfá àwọn nìyí làwọn bá ń lọ tàwọn jọ kan àwọn ọmọ bá ń kọjá ń tààrẹ wọ́n wíjọ́ kan yẹn wọ́n ti ṣe ọ́sà lọ ọláwọ́n sẹ̀wọ̀n a ń lọ ọmọ tí ń lọ yìí làwọn bá wo báyìí ìwọ ọmọ yẹn kí ni àwọn ìdíje ń bá wọn yìí ní bá wọn yìí àwọn bá sára wọn lọ́jọ́ ẹbí ń pa pítà táwọn ládáwọn rẹ̀ ó pè mí pọ́pù mi lówó wá ní máa kí ọ àgbàlagbà tí ó bọmọ kékeré lówó tó bá ti bùnmí lówó wọ́n máa fi lẹ́mẹ̀ ọ̀dọ́gbọ̀ ọ̀ṣẹ̀ ní ìdíkọ́ sọ pé ọmọ yẹn ti bùnmí lówó ni torí bí nípa àwọn ìsàdúrà tàdúrà

àwọn kan fún àbí ọ̀rẹ́ dájí àwọn ni sọ́mà wọn ní ọkọ̀ wọn ní ọmọ bàbá yìí náà lọ́wọ́ kí wọ́n bẹ́rún Láwọn bá ní ẹni tó burú gẹ́lá, àwọn bẹ́rí, láwọn bá lọ́ta àwọn ànà fún ọmọ. Láwọn bá ní ẹ̀rẹ́ ti mẹ́rẹ̀ jẹ́ orí bàbá òṣìwò nìí. Bàbá bá ní ẹ̀bá rẹ̀ rí báwọn fúúsàrì, bóòtì jọ rẹ̀ rí, àbí bóòtì gẹ́gbẹ̀ wọn. Yóò ṣe kà ní ọ̀rẹ̀ nítorí rún, ẹ̀yìn kà ní. Àwọn bá ní ẹbí ẹjọ́ mọ̀ lọ yóò oorun tó níyò níjọba, tó bá dáárọ̀ rẹ̀ ẹgbọ̀ kókú. Bàbá sọ fẹ́ fáwọn èèyàn, tó bá ti àárọ̀ la ẹgbọ̀ kókú. Àwọn àbáyé yí wọlé. Wọ́n ti tó bá ti yí wọlé báwọn fúnlọ̀ ti ṣẹlẹ̀ bá lọ bí fìtílà ó ní fìtílà ọlátùpà ó níbà ó ní ọfà gbogbo oríṣiríṣi pé wọ́n bá ta ilé ìmọ̀ tó bá tàbí òun fi lè mú òun yìnbọn fún òun ṣépè fún òun ṣe ó ní lóṣìí tó ti òsùn wọn ní mọ́ntọ̀ wọn bá ti lágbára sílẹ̀ yóò ṣe gbé kó wọ́n bá délé wọ́n bá sàlùwàlá àgé àdúwà mẹ́ àgé èkó mẹ́ yóò sì lọ wá omi kíra nígbé inú tó kọrọ ìdíjẹ́ omi orúkẹ́ mọ́ orúrò ní ìsàlùwàlá yóò ti gbáta kúrú súkàrẹ̀ tí ọmọ ńlá ẹnu rẹ̀ ọmọ gbóná pò nítorí kéèpẹ̀ mú lè sí kí ó sì lómi àdáwò sí ó sì nírà wá ní àti lò ó ń tọ̀ oúnjẹ́ ní òkú aláwọ̀pọ̀ pánstàbù ti hẹ́m Inna kọ́lá fi náà ó nílùú. يذكرون Ìṣẹ́ ọlẹ́mọ̀ ní ikọ̀ tó wà ní ọgbọ́, ànúbì mọ́jẹ́ ọyọ̀ ọlẹ́nu. A máa jẹ́ fúta rí ní ìyí. Ọ̀bálẹ̀ àti fúta, ọ̀hún tẹ́ mọ̀. Ọ̀yẹ́ pẹ̀sà rúrẹ̀. Mú láti máa báwọn ilé ìtọ́ ọ̀rá ìtọ́ ní fún yẹn. Ìgbẹ́kọ̀ ọkọ̀ lẹ́kọ̀ọ́, bọ́yá ọmọ ni o, ọmọ kí ó ni o, bọ́yá ìyàwó rẹ ni o, bọ́yá ọ̀rẹ́ rẹ ni o, bọ́yá mọ̀rídì rẹ ni o, tọ́nà máa fi pàdá ògbọ́ ọ́tọ́ mọ̀ pé àtẹ́ni tí wọ́n kọ́ tó yé àti fààrí mọ́ jẹ ọkàn ní ń kọ́ láti jọ ìdí òyìn ọdí ẹni máa rọ̀ tí ó yé yìí à èé sì ولكن كنت تغرب في رمادي ولكن كنت تغرب في رمادي Bàbá fẹ́ náà, bàbá fàtẹ́gùn sí náà lójò. Àwọn ẹ̀ máa ń fẹ́ atẹ́gùn sí ẹrú kí ní ọ̀sẹ̀, yọ́ fẹ́ ni kò ní jò. Ẹrú lẹni tí ọ̀ lẹ́kọ̀ọ́, ẹni tí làkáyè sí fún alágídí, kò ní gbọ́. Ọkàn ló táìmù rẹ̀ dànù ni. Ọlọ́run ní mọ́ yẹ̀yẹ́ ni wọ́n fi ẹ́ ṣe wọ́n mú yẹ́ sẹ́bàrú ó lè máa fẹ̀fẹ̀ ní wà ìlànà fìrò àwọn bàbá kó kọlọ̀ ìwọ̀n ní dáhùn gbàgbàánì fún wọn ní gbọ́ wà ìlànà àyàtà máa mẹ́kọ̀ọ́ lẹ́lẹ́kọ̀ọ́ mẹ́rin ẹbí oṣù pàbí ẹ̀rùn bí nǹkan mí ti jẹ́ àmì ọlọ́run lórí ayé ẹ́ẹ̀fẹ́fẹ́ fẹ́rò wọ́n ní gbọ́ wọ́n ní tẹ̀bà fọ́lọ́run wà fọ́lọ́run ẹ̀sọ̀ òdodo fún wa mẹ́sàn wá mọ́ ìdán ni ogun ní èyí. Àìdá mítínà àkúnnà tòrọ bá ń wà ìdá mẹ́rin. Bàbá wa, ẹlẹ́ha, ààrẹ kọ̀kọ́ lára púpọ̀ ọlọ́nà jẹ́ ọlọ́pẹ́sà bá bùkún kẹwọn. Bàtà kí ó Àwọn amúra jáde, àbá ní tọ̀, ẹ ti kí ó lọ́dọ̀ sí Adámọ̀ ni wọ́n ti kọ́ ní gbogbo ẹ̀tọ̀. Yẹ wọ́n á tọ́ fi nǹkan mí hàn tó fi ní kánjú tó sì fi ní kọpí àfáà rẹ ní ọmọ tẹ̀lé o ó níbi tí mo fi jẹ́ ọlọ́bẹ̀ o àwọn àfáà alákàlábì ní kó wa wá sí markazi sábá jíjáre sáàlù sí ní ilé kéhù tẹ́ẹ̀sùn lọ markazi ni gbogbo wa là wá àwọn bàbá ń sọ fún mi pé èkó ni wọ́n lọ wà fáà pọ̀ lẹ́kọ́ wọ́n sì rí owó bí wọ́n akọ̀lẹ́ ó wá sí àǹfààní tí wọ́n ti fún mi àà ah, àà ah, bàbá náà ní bàbá ìyọlọ́wọ́ tọ̀wọ́ lẹ́sàn Bàbá kẹ́ bàbá àárín. Yẹ́lẹ́ tó lúgbẹ́ jẹ́ bàbá fún mi, àmọ́ wọ́n jẹ́ àtìtì mọ̀ tó ní wáyé pé wọ́n ti kọ́ alẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ èyàn bá lọ jáàmù lọ́wọ́ ọ̀rọ̀ tí ìrù mọ́fẹ́ sọ idán ni mọ́fẹ́ sọ fún yíò àbá ní bàbá tó bí àwọn wòlíì ńláńlá ni àmọ́ wọ́n mọ́ ogun ṣùgbọ́n gbogbo ẹ̀wọ́n bílẹ̀ àwọn agbọ́lagbọ́lọ̀ ọlọ́run wá sí gáta fífún àwọn wá bá àwọn arákò rí wọ́n arákò lọ bàbá wọn ìyá ni ló pìtàn bàbá fún àtàwọn ọ̀rẹ́ bàbá àwọn ni ń fi àwọn idán dúrẹ̀ hàn

ọkọ̀ bá wọn èèyàn lè gbà tọwọ́ wọn tọwọ́ wọn ní òwúlò torí ètò kún fún ọ̀run yọ́ lọ náà làwọn òpìdánmọ́ntì àwọn jẹmọ́pìdán títì owó tán bá gbà lọ́wọ́ ẹ̀yìn ni wọ́n owó tí wọ́n pé owó òde owó òde ìgbàkan sínú ẹ̀ owó náà ló gbé wá wọ́n náà pèjúwe díẹ̀ káwọn fi hàn ọ́ kẹ́rẹ́ lè máa mẹ́ tí ẹ jẹ́ ọmọ ẹ̀yà ní Islam àti àwọn ọmọ kéwú lọ mú wọ́n kọ́ iná àfájá ní ọmọ ọkọ̀ yìí àwọn lọ ta jáde tán àfá ìwà gbẹ̀dẹ̀ tí ń gbẹ̀dẹ̀ torí àwọn mí dọ́dọ̀ mi bàbá ẹ̀ síṣẹ́ tó ní lárí fún wa ẹ̀sì kìíní èyí onítàn yìí ni ẹnu tí mọ̀ ní oṣe fún yìí àti òye wọn ẹ̀ẹ́dàkùn ẹgbẹ́ jáde ẹ̀síṣẹ́ tààrà fún àwọn tẹ́lúwà fún àlọ́lùgbé bàbá yóò jẹ́wọ́ fún yìí ẹwà fi ọ̀sán wẹ́wẹ́ ẹwà fi kálàmù kan ẹwà fi hàn túsá nípa yìí tí ó fún wa bí òfúnfún ẹwà fi hàn tú síbẹ̀ nìsìn ẹ̀kúlù gbogbo yóò bá síbẹ̀ ní pé wọ́n mú mọ̀ lúwà aṣọ dúdú aṣọ funfun aṣọ kìíní aṣọ kìíní àti àkóráìsì àtàkó gàrí ẹ̀rọ tó wá hàn tún mi sẹ́yìn ẹ̀ wọ́n ti wá kó sílé tó ti pọ̀ tó jẹ́lá bí wá dé wọ́n wípé ẹ̀dàkùn ẹ̀sàánú mi ẹ̀sẹ̀gbá ẹ̀sẹ̀gbá ẹ̀gbá ẹ̀sàáwọ̀ ọlọ́run sánú rẹ̀ nígbà tó rírá yìí wá lọ sàlọ̀ aláfẹ́ wá ìsàdúwà fún wọn sàdúwà fún mú kan nínú àwọn ìwé nì àwọn àwá ní ọlọ́run wọn tàwọn àjẹnú àwọn ní ọ́sọ ń dáadẹ wọn àwọn àwá ní ọlọ́run ó ti múra ẹ̀wọ́lọ́mú Báwọn lọ́lẹ́ aláàrẹ̀ náà náà mú ní ní ọ̀rọ̀ ìdáyọ̀ sí Máa fi ìrà mẹ́jọ jóná ọba jóná pé jẹ́ ayé rẹ̀ jóná nù. Máa fi ìrà àbẹ́là lérí fọ́mọ́ta sí lẹ́rẹ̀. Máa dà níyàn rẹ̀, mọ́ tọ́ntọ́ bá fẹ́ ló bá tẹ́ fẹ́ ra àbẹ́là lérí báyìí gbogbo ń tẹ́ ẹ̀fẹ́ sílẹ̀ ní ọmọ ìgbèrègbèrè aláwà pàrò ẹlákùn ẹni tí ọ̀pọ̀ mi wọ́n ti rí èyí tí ara sì ní ó tó sì ló wọlé ó jáde tó sì ní àwọn àjẹ̀nú ní ó fọ́ lésì àwọn ìyá àjẹ́ ní ó fọ́ lésì àwọn mèrè ní ó fọ́ lésì tó ti gbéwẹ̀ lọ́wọ́ tó ọmọ pé iṣẹ́ ti wà ní ìsọ̀wá fi ra mẹ́sì nǹkan jáde Òun àbọ́ta pé tọ́rọ̀ ọlọ́run lọ́nà wá sí ìlú yìí, ẹ kírun dédé, ẹ gbààwẹ̀ dédé, ìbínú ọlọ́run bọ̀ láì pẹ́jọjọ alálàpẹ́ máa yàgbẹ́ ìlú yìí ó ti tètò gbẹ́yà fún wọn, ó ti tètò ẹlẹ́gbọ́ wa. Náà wọ́n máa mú ìbọn máa mú àwọn àkájá fi tètò ọlọ́run, àwọn àìpẹ́ àfikà yẹn nẹ́bílà.

bẹ́ẹ̀ bá tí wọ́n dọ́dọ̀ ọgbé kí láàáṣẹ́ sí wọ́n ti hàn túkalẹ̀ sínú gorodomu àbí àmù wọ́n ti hàn eh, pọ́sìfù ẹ̀ wọ́n ti hàn kalẹ̀ pẹ̀rọ rẹ̀ bí a bá ti fún yàbá ti mú kọ́ọ̀kù kan bẹ́ ìgbẹ́tàn àwọn èyí fi ti dáwà àwọn kiri ó náà ń hmm. hmm. wà á tàtọ́ ọdọ́wọ́ wọ́n fọ́ ní ìgbẹ̀lẹ̀ tí bá ti gbà fún wọn wọ́n sì fọ́ lẹ́rọ rẹ̀ Sọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́jọ jọ lójú. Àwọn àkẹjọ́ wá fi ṣe tọ́lọ́ àwọn fi ṣe búsinẹ̀. Wọ́n wà máa fi wúrẹ́, wọ́n gbá gùntà, wọ́n gbá sọ ní ó sunkún sunkún tó mọ̀. Wọ́n èé láti bọ̀tán ó. Èé láti bọ̀tán, bàtẹ̀ lótò ló gbá kankan. وإذا ذكروا لا يذكرون وإذا ذكروا لا يتذكرون وإذا رأوا آية يتذكرون وقالوا إن هذا إلا سير مبين Báwo sì ni ọ̀rọ̀ méjì ni? Ọ̀rọ̀ dárí. Mo fi Fìrónà ti dédé bàbá alábòsí ìtọ́fẹ́ pọ̀ ọlọ́run dárí. Mọ́lọ̀ fẹ́ bọ̀ ya Fìrónà nígbàtọ́lọ̀ wọn mú. Nǹkan

Ọlọ́láwọ́ jẹ gómìnà wọn di pẹ́sẹ̀tì wọ́n ń lo lòkúlò wọ́n ń lo lẹ̀lẹ́ ti fẹ́ padà ló àṣẹ̀bì léka wọn kọ́ mọ́bà mọ̀nà rẹ̀ ní padà ti mé sí àláwọ̀ àbúwá lè ní pàpà olúkà rẹ̀ rẹ̀ pátápátá wà ti dú ní àlákòlò ọkàn rẹ̀ lè kọ̀kílọ fáwọn àgbàlagbà ní dí fún ọmọ yọ́ dalẹ́jọ́ ma wọlé kíkẹ́ àwọn káyàn tí ó ẹ̀yìn lẹ́ tí ó ń fún ọlẹ́tọ̀ ọyà yọ bá ní bàbá kan gbà ní bàbá òṣì o mújọ́ tí ti ń sùn ọmọ ìmìnà àti ìlú mo ti tàgbà mo ti di bàbá kò sì fara kólẹ̀ lórùn bọ́lọ̀ ọmọ fíjọ́ tó ń jẹ́ ẹ̀sìn bá ọkọ̀ òun yóò ti dọ́lọ́run Musa ó yára gbé kí ní wákàtí lọ́dọ̀ ọba rẹ̀ kí ni pẹ̀lú rẹ̀ ẹjọ́ mojakadi. Allahu Akbar. Ọkàn rẹ̀ lè fi. Bọ́kàn yí bá lè ẹbẹ̀ lọ pọ́rọ̀ ọ́. Ọkàn bá lè kábẹ̀ lọ pọ́rọ̀ ọ́. Lẹ́yìn líle ọkàn. Lẹ́yìn líle ọkàn. Ìparun ní tẹ̀lé. Ìparun ní àdáwò ní. Fala yu'minu hatta yarawul azabal alim. Ọlọ́mọ ìjọba tí èrí à. Àdúrà Musa Bàbá tó ní ọlọ́ndarí ọ àbá ìbá ti àlọ́wàlá pẹ̀lú omi oró wọ́n ti gbé nǹkan mú àwọn akìrì máa dúra ní wọ́n lọ sókò ẹjọ́ kìí òkú bàbá rí wọ́n lọ gbé bàbá ní mo ní bàbá kú ọ̀rẹ́ jẹ́ áṣẹ́ fẹ́lá wọn gbà tí wọ́n ní lérí àwọn èèyàn wá sáré bá wọn pé ọlọ́run dáre oní èèyàn bàbá yìí páyẹ̀sì àwọn ní àà àwọn ìpáyẹ̀sì oní àwọn ìkúdò yà sí àwọn bàbá yà sí <laughs> ní

Àìsọ́ padà dé nígbà tí ẹ̀dá bá wà rí lórí ọmọ ọmọ lórí ẹ̀bí kò ní gbé. Ìta bá ti ilẹ̀ rúgbọ́ bàjọ̀ láàrùn wá rí àti ìgbàlùkọ́ ṣàfọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rí. Ọba Sùlùmánì, láti lè máa ní ẹbẹ wọ́n tún lẹ́wẹ́rẹ̀ dẹ ẹ̀yẹn dáadáa ní wọ́n púpọ̀ ní àfáwà ní wọ́n sàdúà nígbà sàdúà tó ìṣẹ́lá bàdánlẹ̀ fún náà ọlọ́run kọ́gbọ́ ọlọ́run pàlùbáríkà sí ọlọ́run jẹ́ àárín àwọn àfáwà pẹ́ alámọ̀rọ́pá ní áfíríkà nínú sọ́plan وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين آمين وحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين